الحمد لله الحمد لله رب العالمين خالق كل شيء وهو على كل شيء وكيل أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل هي وصيته للأولين والآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام هذا نبينا الكريم ضر من مكة المكرمة بأمر من ربي فرارا بدينه مهاجرا إلى أرض المدينة المنورة وشاركوا بالمشاركة الشخصية صاحبه أبو بكر وذهب حتى أتيا بئرا يقال له كبا من رسول الله صلى الله عليه وسلم بكبا فعدل إلى بني عمر ابن عوف وهم من أخوال رسول الله صلى الله عليه وسلم اختفت الروايات في مكفه عندهم بين القول بأربعة أيام وبيومين وببضع عشر يوما وكذلك باثنين وإشرين يوما إن أمكن سنوضح كيف سلك أهل العلم مسلك الجمع في هذه الروايات إن شاء الله تعالى إن أمضان الوقت أمة الإسلام وهكذا نزل صلى الله عليه وسلم عندهم ونزل عند أكبر القوم يقال له كلثوم ابن الهدم بكسرها وقد نافس وحسد بني أمر بنو غنم ابن أمر في هذه الفضيلة ولكن رسول الله صلى الله عليه وسلم وقف عند أمر ربه وكيف لا وهو الذي أنزل الله سبحانه وتعالى عليه يا أيها النبي بلغ ما أنزل إليك من ربك يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته جمار صلى الله عليه وسلم أصحابه بإشارة من بني عمرو ألا أن يبنى لهم رسول الله صلى الله عليه وسلم مكانا يجتمعون فيه لأداء الصلاة وفي رواية أن أمارا ابن ياسر والذي أشار إلى هذا المكان بقول منه بأن رسول الله صلى الله عليه وسلم محتاج إلى مكان يستظل به ويصلي فيه يستظل به ويجلس فيه فاتخذ رسول الله هذا المكان مسليا وجمع أصحابه وصلى بهم جماعة ظاهرة فصار أول مسجد صلى في رسول الله صلى الله عليه وسلم لأصحابه جماعة وقال يفهم رئيسة سوال المسلمين أتم ترى لكون كرات غرفة النبي صلى الله عليه وسلم أن يبارد على الله من جاء تفمقوا الله بني سالكون كان النبي وبني سالكون لاري أتي أهوالي النبي أتي الصحابة tó bá ń sàrán tó kẹ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam jọ́gbà alìkiyama ó yọ wá lẹ́bí kẹrẹ rọ́dà ní kàsí rẹ jẹmáà mú fi àṣùkúrẹ́ méjì bẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gbẹ̀ sẹ́rẹ̀ léjì bẹ̀rù rẹ̀ àní takùnlọ́ ọ̀bẹ̀rẹ̀ dàpọ̀ aláṣẹ kápọnú rẹ̀ láì mọ iye ọ̀lẹ̀ nínú alùkùrán káwọ́ bá ṣe fi payọ̀ lọ́wọ́ bá sí gàgá ọba dẹ́dà dákùn nínú ẹrútọ́ ọdátọ̀ fẹ́ jẹ́ yíyà méjì àwọn náà jùmọ́ ọ̀rọ̀ tá ń bábọ̀ ní ìjẹjọ́ mọ́sálásí annabi wa sallallahu alaihi wasallam ti bẹ̀rẹ̀ Madina o náà ni bí túbà bí méjì mẹ́ta tó lọ sẹ́yìn àti wá bọ́sí bí mọ́sálásí ẹlẹ́ẹ̀kẹrin kúbà tàbára lẹ́ẹ̀kẹrin ní bí ọlá ìlà ń sọ ohun ibi táwọn èèyàn ti ń kójọ tí ń kírun náà ọ ń ṣẹlẹ̀ Madina bí anasam bí irisalasalam ويعلمهم التوحيد ومبادئ هذا الدين حتى دخل سلام وقدم المدينة ṣùgbọ́n mọ́sánásí Kùbá láwú mazaya àdídà annabi sallallahu alaihi wasallam a sai bí wata rọ̀bàdà tó gbẹ̀rẹ̀ sá ní makka ohun àti sọ ibu rẹ̀ wọ́n bọ̀ wọ́n bọ̀ mọ̀ bayyagoyi ni mọ̀báyàdọ́ìní aṣọ tí tọ́lá abúrùbá ìrìnlá tọ́rọ àfáà méjèèjì kùbẹ́ ìgbàwọ́ wọ Madina oníwọ́wọ́ ọwá di aṣọ white wọ́nbọ̀ wọ́nbọ̀ kùbá ìbí mẹ́lì méjì lọ jẹ́ sí apá ni ma àwọn ará àjọ ara wọn balẹ̀ púpọ̀ wọ́n sì pọ̀ ní ọgbọ́n àti òye wọ́n è fi nǹkan sí kọ́kàn lọ Sudan wà abáfà tí ó sì sí tí wọ́n èrè rọ́rùn láyé wọn wọ́n máa ń dogbò wẹ́rẹ́rẹ́ wọ́n máa fi ọdún dé nǹkan mi wọ́n máa fi ìṣẹ̀lẹ̀ dé nǹkan mi ó ìyàdán ọ̀rọ̀ ó ah, dìpanù

ìyá wọ́n tún jẹ́ àwọn èèyàn ìyá Abdul Muttalib tó jẹ́ bàbá wọn sàṣọ́lám àjò yí ọwọ́ àṣẹ́sù jẹ́ ìsinmi sí ọ̀rọ̀ ara rí kí n sì sinmi sí bẹ́ẹ̀kọ́ sí bẹ́ẹ̀ tí ó ń kọ̀ọ̀tún láti sẹ́rọ ẹni torí nǹkan ohun bẹ́ẹ̀ ààkíní nǹkan bá ti pọ́n àti èèyàn pọ̀ ẹ sì mọ̀ rí ìdẹ̀ra fún ànẹ́bì nítorí pé ànẹ́bì yàtọ̀ sí wa kò lè ké ó lè gbàgbà yípo ó mẹ́jọ fún tó mẹ́ta gbogbo ara gbé ó lè máa yẹnẹ́sì àní gbogbo òru ṣùgbọ́n tó bá ti mọ̀ ẹjọ́ ìwásí mọ́ muslim min hadith àbíkọ̀ tọ́lá ansari ọkùnrin mọ́sàn sàrán jọ́kẹ̀ ó bá ya Rasulullah kayfa tasum kọsọ̀ gbọ́nà na yíwa báyìí sí bínú ilẹ̀ nẹ́bí bóòlù sí àwọn mímọ̀ ní ó bínú torí èmi àtẹ̀yìn èèyàn dé káìdé ọ̀rọ̀ bí ànẹ́bì lẹ́rẹ̀ pé bóòlù sí ẹ̀mọ̀ ẹ̀dáwọ̀ pé ṣẹ́tẹ̀ ní ọdún báwẹ̀ ní sọ́rọ̀ọ̀sẹ̀ ní ìgẹ̀gẹ̀ agbẹ́bí wọ́n dúdú pé àà mọ́ kò bá wọn tọ́ pọ̀ tí ọmọ lẹ́yìn rẹ̀ mọ́kùnrin rẹ̀ ń fẹ́ yẹ tí ń bá sọ bíṣẹ̀ ní ìmísẹ̀ wọ́n lábẹ̀lẹ́yẹ bóòlù mímẹ̀ ìṣẹ̀lẹ̀ náà ti àwẹ̀ sí mọ́nà ìtọ́yẹ̀kún wílò ọwá dojú ọ̀rọ̀ kú ànẹ́bì wọ́n ni bá sí ewu bá ń pẹ́rẹ́ gbogbo anú bá sọ̀rọ̀ kò sí wọ̀nà kọtọ̀ wá bẹ̀rẹ̀ jẹmọ́ àsáàrùbí wà bínú àwọn àṣíà àti ní àtẹ̀yìn ìjẹ́ ìkánsẹ̀ pé ọ̀ẹ̀ká rẹ̀ bí ó sì jù bẹ́ẹ̀ kó lè máa jẹ́ ìrọ̀rùn fáwà ní tó yẹ kúrú ní pé bóò ní ṣe máa gbàwẹ̀ tí ìjọba ti fẹ́ mú ẹ̀lò ní ìpọ̀ mẹ́sàn sán lórí ìbá ọlọ́run ọba lò ó sì ọlọ́mọ wá jẹ́wọ́ tí ẹ bá lóògùn tí ẹ bá ń bọ̀ padà ẹjẹ́ staris ẹjẹ́ asìnì kọ́nà ìgbàmí ìbẹ̀ tó fẹ́ ìdílé àníbí ọmọ ó sọ ọlọ́n ni bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yí àwọn àwọn àwọn jẹ́mọ̀ tó gbàjáre mọ́adùgbòrò jẹ́bàrí bàbá sàlám irun rẹ̀ gún wọn sí ìsọfún sọfún sọfún nígbà tí ẹ̀kan fi ọ̀rọ̀ jà ní wọ́n sì rẹ̀ àwọn èyẹ jẹ́mọ̀ ti sì kí lẹ́yìn rẹ̀ tí a bá pè wọ̀ ní 40 láti dàjí wọ́n bọ̀ pàpàdà ní ìrọ̀lẹ̀ yóò ti rẹ̀wọ̀n yóò ló sì kíṣà ìfọn ìwọ tó tó wá ń kírù yìí ojú kòkòrò tí wọ́n náà tún ní tó jí mọ́ sí jẹ́ mọ́ wà tó ọkọ̀ọ̀kọ́ lọ sí ọ̀dọ̀ àrísà sẹ́lám kápá gbólé àwọn ànàbí ọmọbẹ̀ ní gbági agolé tí wọ́n ìbẹ̀ ní tàbákùnrin abẹ́ bíjì tàn ibi tó wà lábàyọ́mì yóò wà tó wá kí iṣẹ́ lórí rẹ̀ wọn ìgbà ní ó tún wá máa kírùn pẹ́ bó ṣe jíjọ kanú ẹnìkankan kó lẹ́yìn ìmáàmù láwọn kan ní mẹ́fà kọ fúlánù ó ti dìmọ̀nà fíkì ẹgbẹ̀rẹ̀ mú búrú tó ẹ̀sẹ̀ romi mọ́ ní àìsíṣọ́bùnrin nígbà tọrọ ni ya ìmáàmù léèyàn mọ́sálásí léèyàn mọ́sálásí ni sọ ma fara ní àwọn èèyàn ni ẹni àpẹẹrẹ tó tóbi mọ̀ wọ́n sàsàm ó sí ọlọ́gbò sí rínú sọ́rọ̀ wá tọ́rọ̀ bí wọ́sàlá marí anábí ya sọ́rọ̀ bànú amur ibn hauf láti sinmi àjò nínú ẹgbà wákan àmọ́bùn ìyá sí ní ah, ó yá kánàbí ò níbi tí ó ti máa jókòó gbafẹ́fẹ́ tí ó ti máa gbàlejò sí lọ́wọ́ bàtọ́ra sọ̀kalẹ̀ sọ́dọ̀ yìí ayé no ayé ti wà bẹ́ẹ̀ tó jẹ́ mírbádù náà tó ní fẹ́ẹ̀n tó jó lórí ẹbí ìtàwọn sí mẹ́rin lóǹgbà náà tí wọ́n fi so lórí ẹgbà ti dàgbà tó jó lórí ẹbí oní ìwọ́n kò gbàlà mẹ́rin sọ́dọ̀ rẹ̀ ẹn tàbí bí ọwà àdésọ́dọ̀ rẹ̀ jọ mẹ́rin lọ́rùn à ń pè ní kùlùfúùmù ibùnù hìdìní ẹmọ ìwé mọ́ ṣùgbọ́n ìbáṣẹ ẹbí àwọn ànàbìnà náà ni ní ìdílé ìyá rẹ̀ ó ṣe ọlọ́run wá sọ̀kalẹ̀ sọ́dọ̀ ẹ̀ẹ̀kùlùfúùmù oníṣètò wọ́n jẹ wọ́n ṣe ìgbìnìkan wọ́n sì bá wọ́n sàwò wọ́n ní wọ́n sọ́rọ̀ sàsán pé àtàwọn èèyàn rẹ̀ yòókù táwọn ti jẹ́ mùsùlùmí àwọn oníbìkan táwọn kójọ o sì bá ní sáyẹ̀nsì kí ní òbí mọ́sálásí apákan sọ bẹ́ẹ̀ jẹmọ́ àwọn ti demarcate ẹ̀ tẹ̀lẹ̀ ṣùgbọ́n kọ́ wá di pé a fẹ́ kọ́ o ń sí ọlọ́nà lọ́kọ́kọ́ fìlì rẹ̀ nílẹ̀ àwọn àfá àwọn wa máa ń bèèrè wípé ma awwalu waqfin òdìyà àfihàn Islam kí ni waqfu àkọ́kọ́ ẹ̀rí wá pé ó ń ṣe ọlọ́lọ́ ọjọ́ méjì mẹ́ ẹ̀rí mi wá pé gbogbo mẹ́rin ọ̀rọ̀ tó sì kọ̀ lórí ọjọ́ mẹ́rin ọpọ̀ akẹ́kọ̀ọ́ tí ó mújọ mẹ́rin ọ̀rọ̀ mọ́ lórí wọn ẹ̀rọ tí ó mújọ jì ọ̀rọ̀ mújọ mẹ́ta àwọn kan mú nǹkan bí ọjọ́ mẹ́wàá gbogbo mẹ́wàá tẹ́ ti fún nǹkan bí ẹ̀kan mú 22 days tó ń ṣe ọlọ́run ló gbogbo ayé táìmù náà ò ní wọ́n fi kọ́ mọ́sálásí tí wọ́n ṣe kí ni o tí wọ́n kọ́ mọ́sálásí kù báyìí ṣáàrọ̀kọ̀ sọ̀rọ̀sálàmà sàábà annabi àtàwọn sọ̀hábà náà ni wọ́n jọ ń kọ́ inú wọ́n dẹ̀ ń dọ́bẹ̀ kọ́dà jama'a gbogbo tèmi àti bá fẹ́ sí kásí nítorí ọlọ́run torí tí wọ́n bá ṣe ọlọ́run ó dùn tí ní ó sígbà àwọn mímọ̀ wọ́n ní àlè ìbọ́tù fìdà amali bil ikhlas tí a bá lẹ́dà ń ṣiṣẹ́ in ta ní ìbìlọ̀bọ̀ ń ṣẹ́ tí ó ń ṣe nítorí ọlọ́run lábìlì kẹfẹ́rọ̀ kéèsì pé sẹ́bà ti kí ọlọ́run ní ìgbà lọ́wọ́ tí ìkìláàsì bá ti wà mẹ́ ọ̀bẹ̀rẹ̀dọ̀ ọgbà àwọn ọgbànú islam òrùn ní ẹ̀ṣẹ́ wọ́n tẹ́ sínú ẹ̀sẹ̀ ọlọ́run wọ́n sì jẹun sàlám ó ṣe ọlọ́run wá kọ́ mọ́sálásí sí àyè tẹ́ fílẹ̀ fún wọn àti ẹni ẹjọ́ ń kọ ọba bẹ́gbà sí ìránìyàn wọn inú ń dùn wọ́n wọ́n ń pè ní gọ́nàmù gọ́nàmù yẹ oúnjẹ́ áhùfù amúrù àwọn bàbú gọ́nàmù àti ẹjẹ́ ìrànmà ti ẹ̀ náà bí wọ́n sọ pé àwọn ìdílé owó ní kókó àwọn ìdílé owó dòdò ṣùgbọ́n bàbá kẹ̀kẹ́ lẹ́rẹ̀ ni ó bí wọn ó kàlùkù ti ìmà tọ́nà ń ṣe fún àwọn ará Mẹ́kà tí ẹ jẹ́ muhajirun tọ́nà ń fi sẹ́yìn ọ̀rọ̀ wọn tí ó sí ìjúnú ọ̀rọ̀ wọn gbọ́nà fi kí ẹyọ kan sí lọ́wọ́ laysa fil muhajirin munafiqun yóò sì rí bẹ́ẹ̀ Mẹ́kà ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ gbépò lọ́nà Mẹ́dínà èṣù ti rá nǹkan mú àwọn tó sì ràmù náà àbásílẹ̀ ah, ọlọ́run sí ajẹ́jẹ́ ohun ẹjẹ́ amúlọ́wọ́ umish ibi tí àgbàkó wá wà ibi ìjó lórí hmm, mi jẹ́ àfi sọ̀hí ìdámù kọ́nà hadithi àbí ọ̀rọ̀ ṣùgbọ́n ìnàkún ستحرسون على الإمام tí ń lọ tán èmì fẹ́ jolórí èmì fẹ́ máa pàṣẹ tàbí a bá rí pé ẹni tó ẹka fi sọ̀rọ̀ rírẹ̀ tó jẹ́ nìkan tí gbogbo wásìrí kọ́tọ́ sí kí ní ò tó mọ́ ẹ́ ti rí pé wọ́n ti di ogún àwọn ẹ̀ẹ́ni nípa apá àdárí ẹ̀yìn náà gbà fúra yín yóò sì kó ìyàjẹ́ yín tí ọ̀pọ̀ ó sì kó ìyàjẹ́ lónìí musulmi náà tó pé ẹwà ẹwà àǹfààní ògán là muslims èmi o ní ilé ìdìbò chairmanship lánàdọ̀ àdúgbò ẹni bọ̀lì musulmi sí ni ìmọ̀ ìbájọ́ pàdé mọ́ christian ló máa rú lùwà lẹ́lẹ́ẹ̀kejì Ìgbọ́n lè ṣe ìgbọ́n lè ṣe ìgbọ́n lè ṣe state ọmọ àbàdàn lónìí ẹbá dákọ̀ mú kí kò bá gbé sí pé mùsùlùmí gbẹ́ mùsùlùmí fún ìbẹ̀rẹ̀ ẹ̀yẹ ìṣẹ́ ní ìṣẹ́ gọba ìlú pàtó ti ẹ̀kàwé wà láàmì ọbẹ̀rẹ̀ tàwà lẹ́ni kí ọ darí ẹ̀sáàjì ká ma ètò tí ẹ bá fẹ́ máa ṣe fún ọ èyàn ọmọ ìgbóhù rẹ̀ lẹ́ oúntàn ọwọ́ pọ́gbọ́rọ̀ owó ó di kọmití lójú ẹsẹ̀ lọ pé ẹ màmá kọmíẹ̀tì wọn lẹ́ẹ̀tí wò rí wò rí ẹ̀rọ wò wọ́n mọ̀ pé ẹ̀kẹ́ ìṣẹ̀lẹ̀ nípa wọn tẹ́lẹ̀ ìmọ̀rọ̀ yẹ bí nǹkan bá ṣe ń yọ ọmọ tó tí wọ́n bá ti fẹ́ mọ ẹ̀yẹ oyè ọ̀pọ̀lọpọ̀ yín ọmọ gbàgbé pé wọ́n pàdé ọlọ́run wà lẹ́yìn náà lọ́bọ̀ wọn bà ní ọgbọ́n náà ṣe kẹrẹ bẹ̀rẹ̀ ọmọ wọ́n ti wá gbà yìí náà wọ́n sì kiri kẹnu àtàwọn ètè ní tí bẹ lọ́wọ́ wọn ni wọ́n fi gbé Abu Amiri wá Ar-Rahib fúnra náàbì ló dojúkọ ọkùnrin wípé àwọn ìdàpọ̀ mọ́jì àgbègbò innaka lafasikun ìjẹ́ ni ọlọ́run kò sí lára rẹ̀ wà ìwọ̀jẹ́tù nasa yuqatilunaki tí ń bá báwọn èèyàn ti ń bọ́ ọjà lẹ́ni wúẹ̀ láhùkọ́ ti lánàkà máa hùn tí mi ṣèwádìí èmi náà wọn ìmọ̀ jà pẹ̀lú wọn against ẹ̀ ó ní kí ní ká sí ìrọ̀ ó ní ìtọ́sẹ̀ ní ìsinmi wípé wà láti pọ̀ ó ti gbógun ti àdúsà islam ọwá jáde tẹ́ ní ṣùnẹ́yìn àrẹ́bí tó jẹjà ṣùnẹ́yìn nìyẹn ìlọ́gbà sá lọ sí róòmù ọwá kọlẹ́tà sàmàrí ìtẹ́m̀bẹ̀mẹ́dì باستكات من قوة وسلاح وإني آت ومخرج محمدا من المدينة إن يعرفكم المدينة إن داراروا ṣùgbọ́n gbogbo tó bá ní bàbá ẹlọ́mọ́ kò sí ẹlẹ́ ọwà ní àrùn ṣùgbọ́n kẹ́ẹ̀kọ́ ìbùbá ibi tí mọ̀ lọ́rí ó ní kí ní bùbá ẹ̀yìn náà gbí ojú mọ́sálásí ìbùbá wá jẹ́ ìtẹ́ ìlẹ́ ìfẹ́ kọmọ́lásí ọdọ̀ yìí ẹwà ọ̀bára bí pé iná nùídò annabi a masjidan lidawli illa wal haja walillati al-muqirati wash-shatiya afẹ́ kọ mọ́sálásí fún àwọn tó jẹ́ wípé wọ́n ò lè mẹ́rin lọ bí mọ́sálásí kùbá wà tí wọ́n lágbára nígbòdá fẹ́ bẹ̀rẹ̀ gbọ́dá káwọn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n láti kọtán afẹ́kọ̀ọ́ wábẹ̀ àdúgbì wa ni inni alájàna ìsáfàrin wàhálì ṣúgbùlé ní táìmù mo bí sí sẹ́mọ̀ pé àlọ tàbúkì báyìí gbogbo náà lẹ́gbọ́ sọ tàbúkì nkẹ́kẹ́ wọn a sì bí sí pẹ̀lú ọ̀rọ̀ tàbúkì ṣùgbọ́n tẹ́ǹfẹ́ ẹ̀mọ́ wọ̀rí táa bá ti ń bọ̀ a mọ̀ ìgbà bẹ̀bẹ̀ ma wá kírùn bẹ̀ gẹ̀bẹ̀ sí pẹ́ ìfẹ́ ma sí sàdúwà fún ma sọ àjá síbẹ̀ ma sá wọ́n ní yóò náà dáa wọ́n ti bẹ̀rẹ̀ gbogbo wọ́n ti pé tí mẹ́ ti pé já mẹ́rin lógún ẹ̀rì gbogbo àwọn tó náà ní kìí kan bọ̀m wọ́n gbogbo tí ó yìn náà ó ní agbára tó lè fi rìn wọ́n ti a kàkúléètì rí rẹ̀ wọ́n wà wá tó sí ibi ẹn tí wọ́n fẹ́ bájá wọ́n máa yọ lọ́rẹ̀ àníjì bẹ́ẹ̀sì níbàyẹ̀ ẹ̀ẹ̀ ní máa gba ìmí inú omi ni ó kò sí ìmí ìkò ní débi ìmí ìkàbá débi sẹ́sẹ́ ní ọdún ọmọ sí kágé òkúrú ni wọ́n bá ti ṣètò tán ó sọ wọ́n bọ́ láti tàbú ọba dẹ́dà bá ránṣẹ́ sí ànẹ́bì wípé mọ́sálásí ọ̀tẹ̀ òní tí ẹ kọrùn wọ́n mọ́sálásí ṣùgbọ́n ọ̀tẹ̀ ní o in tí ẹ fẹ́ fẹ́ fẹ́ fẹ́ fẹ́ fẹ́ jẹ̀máà kí ló bá wọ débẹ̀ wọ́n ò bùkátà sí ọ̀tẹ̀ àti ẹ̀bẹ̀lẹ̀kún bẹ́ẹ̀ fámílì kẹ̀kẹ̀rẹ́ sí ni ó ń sẹ́lọ̀ ni Malik ibn Dukhshum ìwọ́dà Ma'anu ibn Adish ìwọ́dà ní orin mọ́sílì Harb ibn Washil ẹn tọ́pa Hamza ó ṣe ọlọ́ pé òun náà wọ́n kùn sákẹ̀ wọ́n jẹ́ mẹ́rin ọ̀yá ẹlọ́rì wó bí jẹ́ kùn sára sí ọ̀tọ̀ nísìn nísìn wà áhàrì kúrù ẹsì súnná alkùnrin ànẹ́bí ọ̀run tàbá wò tàbá súnná kí ni kí bí ọmọ padàdà واجعلوا مناسة تلقى فيها الجيف والكمامة الصلاة tẹbáwótá ẹ̀sọ́bẹ̀ débi tí é pé gbókù ẹ̀rẹ́ bá kú wọ́n lọ sọ́bẹ̀ bí bí ẹbá fẹ́ dalẹ̀ lọ ọba sọ́dá àtà ọba náà wà bọ́sásìkú báyìí ọ̀sán rẹ̀ ìmọ̀wà lẹ́ni mọ́sásí ìkùbá lọ́lọ́wọ́ báyìí ó wà ní 50,000 meters mọ̀rọ̀bà nígbàtòrí tàúsí àsì kí wá ní èèmà tọ́lọ̀ fi sára mọ́sálásí Ànábì wa sallallahu alaihi wasallama kama jaa min hadithi Sa'd ibn Hunayf Sa'd ibn Hunayf àwọn ará àwọn ará Benin ìmọ̀ wa bẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ fúrúgbẹ́gbà tí a dìbẹ̀ bọ̀ orí ẹmà obìnrin kan bẹ arúgbó ni dẹ́gbà kò sí lọ́kọ sáàlù wa máa lọ ọ̀dọ̀ rẹ̀ tó bá ti di ìrọ̀lẹ́ tílẹ̀ ìṣúbọ̀ yọ kànlẹ̀kùn lé obìnrin ó sì lẹ́kùn sáàlù obìnrin kan fún tí ó iye méjì. Ẹgbẹ́ àbí tọ́lì, ọ̀rọ̀dẹ́ àtàrà lọ́pàá pè sáàlù ìpé sáàlù ní ẹ̀yìn. Kí ni ọ̀wọ́lọ́dọ̀ obìnrin wọn kọjá lẹ́mítà àìyàn àánà záúdàláha, ó sì mọ̀ pé kọ̀ lọ́kọ́. Inú sí ó ní innaha tí ń sàánú ẹ̀ tí ń tọ́jú rẹ̀. Wà kúntù àksọ̀ min àwòtáni àálì e àwọn èèyàn ní gbogbo ìgbàsìlámù kan mo wá máa yọ lọ sí ilé òsà wa ń wà lọ rèé pàdé ẹ̀ níbi igi tí ẹ fi ṣe òṣìṣẹ́ tó ṣẹlẹ̀ gẹ̀jì olóòwọ́ máa ké owó fi sí tó ti sí tó jẹ́ bí dédé apẹ̀rẹ̀ kan owó gbé pamọ́ nwogbe bá di pé ilẹ̀ bá ti ń sú lọ òun wà dọ́gbọ́ wọlé òsà òun òun wà gbé lọ bá obìnrin òun wà sọ́wọ́ pé ìtẹ́pì bí bí hádà ó súnmọ́ kọmọ́tò ní tí ìdáná mẹ́lẹ́ wà látò sí jù náà tó ní pọ́bí ọmọ káàkiri pọ́ wà tí ìdáná ìdáná rẹ̀ mú sí wà ó jóná obìnrin mọ̀ wá fi dáná díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ah! a lì tẹ́ tí wọ́n èyí tí sáàlù dánwò ọ̀rọ̀ tó lágbára ni si ẹ̀tẹ̀bá sì wọ́n táwọn sọ̀hábà yìí máa sí gba ìsìláàmù ló dìdì páwọn òní ìlú àjọsí àtọ́ náà ṣùgbọ́n kí wọ́n máa rọra wọn lọ́wọ́ wọ́n gbé e lérí fún àrígbàtẹ́bà tó mẹ́lú ìsọ̀rọ̀ pé ah wọ́n fẹ́ dáa pẹ̀lú ayé orí ni pàlá ní ìlórí kí yá ìlúwó kí wọ́n sán padà lẹ́gbẹ́sẹ̀ kú mọ́sá sí nìsìn ah! àwọn ẹni ìlórí kí n sóorí kọmọ̀ dìbì èèyàn kírùn ó sì ń fi orí rẹ̀ ń fi ń pín gbogbo tí ó ṣẹlẹ̀ sí ní ó ṣẹlẹ̀

صلوات ربه وسلامه عليه سعد وانصر ابن حنين رضي الله تعالى قل ان شاء الله من تطهر في بيته كما بيقولون ان يوبا سال ولا láti lé rẹ̀ من تطهر في بيته ان باو وجنا بره ان تطهر ثم اتى مسجد قباء ọwọ́ wọ́n mọ́sánásí ìkùbá lánìyàn ẹ̀kọ́ ń bọ̀ wá sí lọ́m̀bẹ̀ èyàn sàkàtí lè rẹ̀ mọ̀ sábà wọ́n lọ́nà wàlá but in ṣe lọ́nà ọwá sí gba ìgbà kọjá nǹkan ní ẹ̀ ń sọ ó sàlùwà láti lè rẹ̀ ọwọ́ mọ́sánásí ìkùbá lẹ́nìkẹ́ Ààrẹ ẹ̀kùn ará Nàìjíríà, ará Pọ̀tíwá, àwọn ìmọ̀ ní gbogbo ẹmbá ti lọ Mẹ̀dínà tó fẹ́ lọ mọ́sálásí ìkùbá ibi ọba dé sí náà nílé rẹ̀ kápí mọ́sùkì lèyàn bá wà tẹ̀lẹ̀ tàbà lèyàn ti já tí à sí mọ́sùkì tẹ̀ ní mọ́sálásí sọ́ràn ẹ padà sóòtẹ́lì tẹ́lẹ̀ sí ẹlọ́ sàlọ́lá tàbí kí ọ̀wọ̀ jẹ́nàbà yóò sì wọ́sùn yàn nọ́mà ṣùgbọ́n tàbí sí ìkùbá tó wá wọ́n mọ́sálásí ìkùbá ẹgbà fàṣúlà sí ìsọ̀lá àtẹ́m ó wá kírùn bẹ̀ ọwọ́ yẹ̀rọ kí ni o ìrun náfílà ni o káànà làwú àájírí umratin ó sọ́rọ̀ ìbá ń sọ fún tán dédé lága pé èèyàn sí odidi umra

tòótọ́ tọ́lọ ń bá pálásẹ̀ nǹkan ààlè mẹ̀dí ẹ̀tàn ṣùgbọ́n náà yóò dáfà pé ká mẹ́rin ronú sáàmàrí wọn kí ló fà kí ni kí ni condition tí ń bẹ láàrin pé ilé ni ó ti ṣe mára kó tó máa lọ bẹ̀ wọ́n ní ẹ̀sáró ọlọ́run wá sí ìdáyọ̀ àwọn wípé a jẹ́ pé mọ́sálásí Kùbá ìhẹ̀rọ́mù láti Mẹ́kà fún múrọ̀ tiẹ̀ tó jẹ́ gbé ìrọ́mù láti mẹ́kọ́tù Ah, rọ̀rọ̀lọ́ èmi náà kà mi ju ọ̀rọ̀bá ilẹ̀ lọ rọ̀rọ̀lọ́ ọ̀pọ̀ta wá sí à a jẹ́ pé bí ìgbà tí a fẹ́ sọ pé ọfẹ́ pìpì ààrẹ láti wá sí orúkọ́sẹ́ rẹ̀ ọbàdẹ́dà wá pọ̀

ẹwà mọ́lọ́n minal alghazi alfihiyya lára àwọn tí kíwẹ́sì tí ń wá bí àwàdà tí èsì ìsáwàdà ẹ̀rìkan lọ sí umọ́rọ́ Madina lọ kọ́kọ́ dé sí kò sí ìdèmíkà wọ́n bí pé bóò ní àjọ ah, yí wọ́n ti ṣe orúrọ́pù méjìlá báyìí ustadu irọ́ ẹsẹ́ ìdílọ́kà ni olóòrùn ìdílọ́kà ọmọ mẹ́lò orí méjìlá kọ́dà ọ̀tún àwọn ọlọ́kà èyí tó ṣe ọmọ 24 sí ìtumọ̀ rẹ̀ o náà ni pé mọ́ lọ mọ́sánásí ikúbà mọ́ lọ kí ẹ̀rùn bẹ̀ mo ti kí ọ̀rọ̀ yẹn mo ti kí náfílà léèbì rẹ̀ ti jẹ́ 12 mo ń tún padà kì sí ìsìbá ìsìbá ìsìbá ìsìbá ẹwọ orí ńlá fáwà mùsùlùmí àwọn àpọ̀ Ànábì wa sallallahu alaihi wasallam nínú hadithi Sa'd ibn Abi Waqqas في كتاب أخبار مكة بإسناد صحيح كأخبار المدينة قرأ ابن شبه رحمه الله النبي صلى الله عليه وسلم إما وصحابة صورة البقر fún mẹ́sàn sí ikú báyìí ṣe mẹ́mẹ̀ tí mẹ́mẹ́sà ó kàrkúwà náà mílẹ̀nu ó masjid Quba'in fa usalli fihi rak'atayn kí n dìde lè mi kí n wọ́n sásí Qubá kí n wá yẹ náà fi làrákà méjì bẹ̀ ahabbu ilayya min an atiya bayta maqdisi marratayn ó wù mí ju kí n lọ sí Jerusalem lọ mẹ́sàn kúrúsù kí n wá lọ ọbẹ̀ lákọ̀ọ́kọ́ mo sì rìn àjò lọ mo tún padà méjì náà mo tún ọbẹ̀ lẹ́ẹ̀kejì mo sì àjò lọ rákà méjì tí ń kì ní kúbà àti tí ọlọ́ ń fi ẹ̀mí pọ̀ fi ìbẹ̀lú oore ó ju kì sọ wípé kúrúsù ma lọlẹ́ ní jùlọ ó sọ lọ́nà bá wí làbọ́rọ̀bù ilé ìhí àkìbádàlì ìbìlì sallallahu alaihi wasallam bó sì parí wáyà náà tó bá jáwọ èèyàn mọ́ tí ń bẹ lára mẹ́sàlásí ìkù báyìí nínú ìyọ̀nú ọlọ́run nínú kẹrẹ nínú tí ó fi bẹ ń bá wọ́n bẹ́ẹ̀ lò àwọn èèyàn ìbá máa kú àbádà bóra kò mú ìwọn níkò wípé máa lọ máa jẹ́ra kú ní ọ̀sáájú rẹ nítorí wípé tí wọ́n bá sáájú ẹ̀ ó súnmọ́kọ̀ ọmọ dèé wọ́n sá sí ìbámá kọmísí àwọn ìbámá sí ilẹ̀ ọgbàtí ẹ̀kọ́ tí ó gbọ́n tí ó ń tí ó ní fẹ́ sí ààyè tẹ́lómi ọ̀fẹ́ ni ó fẹ́ gbà lọ́mọ́ àfẹ́ntí ọ̀pẹ́ lákúnmìnkọ́sájú táwọn ìyàbá mọ̀ bẹ́ وهذا عبد بن عمر رضي الله عنه يسف لنا أحمد صلى الله عليه وسلم عبد عمر المولون كان وقافا إلى حدود الله إن كان بباسي تي عبد عمر بابا يسال يفاوية bára bí sẹsẹ ní òsìsẹ́ pé nígbàtà ànàbí yípo onílò yípo bẹ́ abúrábìn Umar ìwà máa lọ sí Kúbà ní gbogbo Saturday Saturday ìwà ń sọ fún ìmẹ́ àtẹ̀yí wípé kẹ́rù sàrásàlámi yá ti Kúbà kúlà sábùtìn rọ́ọ̀kìbàn áù màṣíyàn. adúgbò mọ́wọ́ Kúbà gẹ́ẹ̀kọ́ kọ́dá ọ̀pọ̀lọpọ̀ ọgbà sábà máa wájú ìjọ sátọ̀dé ni ìgbà míì ní mọ́ gbò nǹkan wá tí kọ̀ sí ìbá tó gba bẹ́ẹ̀ kọ́mọ́ ìgbò ìgbà míì ní sì máa ń fẹsẹ̀ rẹ̀ rẹ̀ wá jọmọ́ ẹ̀jẹ̀ mọ́lọ́ Ànábì ò sọ nǹkankan ní àti lórí wíwákùbà jọ sátọ̀dé o ìntànàbí ń ṣe pọ̀ bóyá tẹ́ tọ́lọ́lọ́ ní ẹ̀kùn ẹwọ̀ òsáàsì bá ṣe dé méjì náà mo fẹ́ lọ mọ́sáàsì kùbá ṣùgbọ́n ọlọ́ orúkú táìmù wọ sátidé àdébẹ̀ mọ́ndé wé sí láàpò mẹ́ tọ́ọ̀zẹ̀ ẹ̀ntẹ́lùmí lọ sátọ̀dé sí ẹmọ́ jọmọ́ àkàmù lọ́wọ́ kásìwà mú lọ́wọ́ náà mọ́ lọ mẹ̀dínà iṣẹ́ ají ò sí mẹ́dínà kọ́dà iṣẹ́ mọ́rọ́kù sí ní mẹ́dínà ṣùgbọ́n tàbá wọ́n jìnà asàlámà sàrùsàsàlám mọ́sálásí làwá bẹ̀rù káwà sálámà sàrùsàsàlám náà àtàwò ìgbẹ̀nú ẹ̀sì fine àwàmọ̀ ṣùgbọ́n ìwọ́n mọ̀ jìnà wáyìí wọ́n mẹ́sàrùsàsàlám ọwọ́ tó fẹ́ lọ bẹ ibi kan tí ó ká lọ wá jẹ ìbáadá ìlú ìṣẹ̀lẹ̀. Àpẹẹrẹ ẹ̀sìn sọ bẹ́ẹ̀. Mọ́sálásí Kùbá àti Òṣùdù. Òṣùdù ziyaratul kuburu ní mẹ́mẹ́. Ìlọrin Sálámà sí àwọn òkú tí wọ́n kú sí Òṣùdù tí wọ́n sí bẹ̀ tí Hamza náà jẹ́ kàmọ́. Ìwàsíkùbà bá rẹ̀ bí sì sàràyẹ́ náà làǹsàràyẹ́ lọ́bàá mẹ́sìlù kìbìlàtẹ́yìn honda kìríkan èèyàn máa lọ bẹ àwọn èèyàn kìí sí àníyẹ́sìn àníyàn mọ́ mọ́ ìlú sí àti kí lè ní òye nípa ẹ̀sìn mi níjọ́ tí kò gbọ́mọ̀ mẹ́dínà wọ́n ní àgbẹ́bí o ẹ̀sàlọ́lù fásitì káwọn ọmọ ẹgbẹ́ ó tó báyìí ibi ẹgbẹ́ ni ibi ẹgbẹ́ kí ní bílé kolú ti rẹ̀ mẹ́sàkáwọn yẹ ti ń péjọ tí ó ti ń kéòrè ọkàrí ọ̀tún sùjọ́ ń bí ọkàrí sùjọ́ ń bí ṣùgbọ́n ẹjẹ́ àlọ́kìníkan ọ̀pọ̀pọ̀ àwọn èèyàn wọ́n sì tọ̀ wọ́n gbó lọ́wọ́ wọn tàbí wọ́n máa parọ́ fún wọn so báyìí ní sí mọ́sálásí tí àwọn èèyàn ti kírun ẹyọ kan fọ́nà tí ó sì dojúkọ kíblà méjì ìlà ń lọ gbogbo ẹ̀ bá ń forí dọ́bùdọ́bùdọ́bù tọ́ pé kíblà méjì náà ni tí ọba fẹ́ kọ́lọ̀ fi sí ọ̀rọ̀ rẹ̀ rọrùn kò ti máa mú lẹ́wọ̀n kò tó pé àdìbẹ̀ mọ́sálásí dẹ̀rẹ̀ ẹ̀sàdúwà mẹ́ gbogbo kọlùkú bá ń fẹ́ ìgẹ̀gẹ̀gbà àwọn gbogbo torí pé gbéyàn bá wọ́n dẹ̀ tí ọ̀dẹ̀ ájì rẹ̀ ìrọ̀lì in táa lè púfù pẹ̀lẹ̀ sí àti ẹ̀rí ẹ̀sìn pẹ́yàn bẹ́wò Mẹ́dínà Kùbá àti oṣùtù ẹ̀yìn mọ́sílẹ̀ àṣàṣàlámù tí a dìsì wọ́n wípé mú àdísẹ̀ ṣàbẹ́ Mẹ́dínà ni àbúrò àti Abu Sa'id al-Khudri rọ́dẹ̀ láti ṣàdùn rìhàl ilẹ̀ ilẹ̀ àtàràtà masajid àìmá kó bá kàrò pé à ń ṣẹ́rì àjò lọ mọ́sálásí kan lórílẹ̀ Ọlọ́run àyàfi mọ́sálásí mẹ́ta yìí mọ́sálásí Mẹ́kà mọ́sálásí Jerúsálẹ́mù àti mọ́sálásí Mẹ́dínà ó jẹ́ ti Ànábì sallallahu alaihi wasallam jama'a bi min ar-Rahman àti ìdàlínà in tó tún ní bá sí pẹ̀lú ìdájọ́ mọ́sálásí náà àátùn ní àwọn ọlá àtọ́lára tí ń bẹ́ fún àwọ̀ àṣọ ẹnu ẹ̀pọ̀ ní júmà tí bọ̀ ń ká mẹ́fún mọ̀rẹ̀ àwọn mọ́sánásí lẹ́nì lẹ́n tí ó jù rí ọlọ́run ọlọ́run mọ́kọ̀ wá ó ẹ́dkọ̀tà sí ẹnìkọ̀ àríwà àtọ́lọ́ ní rọ́ndàpọ̀ mẹ́jì kí ẹ́dkọ̀tà sí wa mẹ́jì ọ̀dá onílànà àwọn àti ẹ̀ tí ń bá wà lẹ́rù tàfọ́ mọ́sùkù sọ́jì ìfọ̀kànbalẹ̀ ibi ọ̀rọ̀ wá ti balẹ̀ mọ́tò jẹ́ apáyà bẹ́mà jẹ́ àtọ́sórí ọ̀nà rẹ̀ mẹ́jì àtọ́sórí ọ̀nà rẹ̀ bí hakila haula wala quwwata illa billahi alhamdulillah alhamdulillah alladhi خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد عباد الله أوصيك ونفسي بتقوى الله هذه وصية بارئنا لجميع خلقه بل وصيته الأول وآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام أمر الله سبحانه وتعالى نبيه محمد صلى الله عليه وسلم بالفرار من مكة المكرمة إلى المدينة المنورة مهاجرا إلى الله وصاحبه في هذه الرحلة الخالدة صاحبه أبو بكر مشاركة شخصية فأتي المدينة ثم لما وصل مكان بئر يقال لها أباء وبه سميت هذه القرية عدم ذات اليمين إلى بني عمرو ابن عوف وكانوا من فنزل عندهم ونزل عند أكبر القوم وهو وأكبرهم الذي نزل عنده رسول الله صلى الله عليه وسلم كلهم ابن هدم بكسر الهاء فلما نزل صلى الله عليه وسلم عندهم كان لهذا الرجل المربد يجفف فيه التمر كانوا يجتمعون في هذا المكان لأداء الصلاة ولكنهم عتب صلى الله عليه وسلم وأشاروا إليه أن يبني لهم مسجدا وفي رواية عن عمار ابن ياسر والذي أشار إلى مكان ما ليستدل به رسول الله صلى الله عليه وسلم وليس فيه فاتخذ صلى الله هذا المكان مصليا فجمع بقومه وصلى بهم جماعة ظاهرا فكان مسجد قباء أول وقف وضع في الإسلام أمتنا لقد حسد بنو ظالم ابن عمر بني عمرو ابن عوف بني عمرو ابن عوف لقد حسد بنو غنم ابن عوف بني عمرو ابن عوف على هذا الخير الذي ساقه الرحمن إليهم بإشارة إلى أبي العامر الراهب الذي سماه صلى الله عليه وسلم فاسقا وقال له لئن كان وإن كان الناس يقاتلونك لقاتلتهم لقاتلتك معهم هذا فاسق شارك الكفار ضد الرسول صلى الله عليه وسلم في حنين فلما تغلب الرسول صلى الله عليه وسلم عليهم فر إلى الروم ولحق بقيصر فأرسل رسالة إلى بني غنم أن استجوا بما استطعتم من قوة وسلاح وإني لآت ومخرج محمدا من المدينة فعلوا هذا وبنوا مسجد الضرار لكن صلى الله عليه وسلم لما أتوا وطلبوا منه أن يصلي فيه قال أنا على جناح سفري وعلى على جناح سفري وعلى حال شغل فإذا قدمت من تبوك آتي وأصلي فيه وأدعو يقول لكنه لما قفل من تابوت راجع المدينة أرسل الله صلى الله عليه وسلم نبيه وأمره بهدم هذا المسجد فبعث رسول الله صلى الله عليه وسلم مالكا ابن دخشم ومعنا ابن عدي وابن سكن وكذلك وحشيا ابن حرب فأمرهم أن يهدموا هذا المسجد وأن يحركوه وأن يسيروا مكانه أناسة تلقى في الجيف والكمامة وهكذا فعلوا ما أمرهم رسول الله صلى الله عليه وسلم وأثنى الله على المسجد الأول وهو مسجد كبا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه بارك الله لي ولكم في القرآن والسنة ورفع الله وإياكم بما فيهما من الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده الذين اصطفى عباد الله اتقوا في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام لمثل كبى فضائل عدها رسول الله صلى الله عليه وسلم في أحاديث الصحة ورواه ورواها عنه أصحابه رضوان الله عليهم ومن ذلك ما جاء من حديث سلم بن حنيف صلى الله عليه وسلم قال من تطهر في بيتي ثم أتى مسجد قباء وصلى في صلاة كان كأجر ولا لأن أصلي في مسجد قبى ركعتين أحب لي من أن آتي بيت المقدس مرتين لو كان الناس يعلمون ما فيه ضربوا إليه أكباد لابن صلوات ربي وسلامه عليه وأسأل الله الذي لا إله إلا أن يجعل وإياكم ممن يتبعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لتوى المسلمين اللهم ربنا عز لتوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا دمر عداك داء الدين اللهم ربنا كلنا معينا ونصيرا وانتقم ربنا لعبادك المستضعفين من المؤمنين والمؤمنين في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائل الأوطان ربنا عامنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما نحن أهل فنحن أهل الذنوب والمعاصي يا أرحم الراحمين اللهم ربنا أحسن أحبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة اللهم ربنا وفقنا لما تحب وترضى ولا تجعلنا يا ربنا من المحرومين اللهم اجعلنا من المقبولين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى امركم بامري ودافي بنفسي بنفسه بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسجود القائل في مقلة سيئة ثابتة من نسي الصلاة علي خطيئة طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا